وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتي كاتقفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم النبوة محمد صلى الله عليه وسلم وانسى nígbàtí wọ́n sọ àwọn ọlá tí ń bẹ fún àwẹ̀ gbígbà pàápàá jùlọ nínú oṣù Ramadan wani inna fil jannati baban wọ́n dájúdájú ilẹ̀kùn kan bẹ ní inú ọgbà alìjẹ́nà ilẹ̀kùn kan tó já sínú alìjẹ́nà nínú àwọn ilẹ̀kùn alìjẹ́nà ìdí ni pé ilẹ̀kùn bí mẹ́jọ ní bẹ léyìí táwọn yóò mọ̀ gbà wọnú ọgbà ìdẹ̀ra alìjẹ́nà wọ́n ní orúkọ ilẹ̀kùn eré ní Aburayyan báwo na ṣe mọ̀ nínú pé wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ọba nìyẹn ẹni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba fi àwọn nǹkan mí hàn léyìí tí ò ní ìgbàgbọ́ nínú tí òjíṣẹ́ yẹn bá sọ eléyìí ni ìtumọ̀ pé mo gbà pé Muhammadun Rasulullah gbàtọ́ ti gbàpọ̀ olùjíṣẹ́ Ọlọ́run ọba yẹn ẹwọ̀ tún ní mọ́ kwẹ́ṣẹ̀ rẹ̀ ta ọya kọ́kọ́ filẹ̀kún hàn míkin tó lè gbá abadan abadan yadkhulu minhu as-sa'imuna yawm al-qiyamah àwọn tí wọ́n bá máa ń gbààwẹ̀ wọ́n wọnú alìjẹ́nà látara inú lẹ̀kún ni wọ́n gbà alìjẹ́nà tí wọ́n ní yawm al-qiyamah la yadkhulu minhu ahadun ghayruhum orulak falam yadkhul minhu ahadun táwọn tí wọ́n mọ́ mújútó àwẹ̀ gan tán bá ti wá gba inú ilẹ̀kùn ìwọ̀nú àlìjánà wọ́n ó ti ilé kó jẹ́ fadlu fún wọn ọba subhanahu wa ta'ala nìkan ni wọ́n mọ́ láti ń bẹ fún kí ẹgbà gulẹ̀kùn rẹ wọlé àti wọ́ àpọ́nlé àti irú ìyí tí ń bẹ fún rẹ níbẹ̀ débi pé wá wà specific fáwọn tí wọ́n gba àwẹ̀ tán bá ti wá gbà tán kí n pàwọn yóò kò ní wọnú àlìjánà àmọ́ tí wọ́n gbà bí kọjá sí àwọn tí wọ́n mọ́ ń gba àwẹ̀ ni nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn ahadith tí ń bẹ fún ọlá àwẹ̀ gbígbà nke Ànábì sallallahu alaihi wasallam ke man sama ramadana imanan wa ihtisaba an tó bá gba àwẹ̀ ramadan pẹ̀lú ìgbà pẹ̀lú ìnígbàgbọ́ àti tó dẹ̀ ń retí ẹ̀san láti ọ̀dọ̀ Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ṣẹ́ráwọn àwọn mara ní tàǹkí ìwọ̀n wákàtí márùn-ún wal jumu'atu ila al jumu'a jumu'a kan lọ kí bọ́ sí jumu'a kejì wa ramadan ila ramadan ramadan kan àwẹ̀ kan bọ́ sí kejì mukaffiratun lima baynahunna one prayer to another ìrun subhi lákítà láàrọ̀ bayna subhi àti dhuhr àwẹ̀ kan sí kan jumu'a kan bọ́ sí Ah, kí ẹ ma mójútó lójoojúmọ́ kó jẹ́ kí bí ọ̀sẹ̀ ma ṣe nìyẹn àdẹ́n àwẹ̀ kan sí ìkan ó ma ń jẹ́ mukaffiratun lima baynahunna idha ijtunibatil kaba'ir ó ma ń mọ́rin bí amalin yudkhilul janna anábi pàmílàṣẹ ẹsẹ kan sallallahu alaihi wasallam iṣẹ́ ìtọba ti pàmílàṣẹ tí ma ti ń ṣe yínyìn yóò gbẹ̀mí wà alìjanna wani anábi ni alayka bis-sawm mójútó ìmá gbáwẹ̀ fa innahu la adla lahu because kò sí nǹkan tó lè jẹ́ ẹgbẹ́ fún àwẹ̀ kò sí nǹkan tó lè jẹ́ dédé àwẹ̀ thumma ataytu thaniya faqala mo wá tún wá balẹ̀ kejì mo tún wá ní mo tún sọ orúnkà báyìí náà anábi ni alayka bisiyam a ní kò mójútó àwẹ̀ la idla lahu la mathila lahu so túnmọ̀ la idla fún la idla kìí sí la adla la idla wọ́n ni túnmọ̀ la idla o ní pé la mathil kò sí akẹgbẹ́ kò sí tó jọ ilé sahih imam al-bukhari àti muslim gbawa anábi tún sọ bákanáà sallallahu alaihi ma min abdin yasumu yawman fi sabilillah kò sí ẹrúsìn Ọlọ́run ọba kan tí ó gbààwẹ̀ fi sabilillah ní ojú ọ̀nà Ọlọ́run ọba illa ba'ada Allahu bi dhalika al-yawm wajhahu minan nari sab'ina kharifa tí ó bá ń ṣe wípé látara ipò gbààwẹ̀ ní ojú ọ̀nà Ọlọ́run ọba ń 70 kharif 70 kharif àfá ma ń sọ oríṣiríṣi nípa kharif bọ́ pé distance tó ní agbára gan òun ni ó wà láàrin òun àti iná ó wá gba ọjọ́ méjì lójú ọ̀nà ọlọ́run ó wá ń gbà lójoojúmọ́ lójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala bọ́ ṣe ń gba àwọn ẹbẹ́ lọ́sẹ̀ máa jìnà sí iná kí nìdí wọ́n tó ṣe pé àwẹ̀ gbígbà yẹn ó ma ń mọ̀ náà yẹn kó níbi àwọn nǹkan tó pọ̀ ah, díẹ̀díẹ̀ nìyẹn so wọ́n ní wàjíbùka fi ramadan kí ni nǹkan tó jẹ́ ọ̀ranyàn fún ọ nínú ramadan ilam akhil muslim lọ́mọ ìwọ́mọ̀ ya mú tó jẹ́ musulmi annallaha farada alina sawma ibadatan lahu mọ̀ ipi ọlọ́run ọba ti ṣe àwẹ̀ gbígbà lọ́ranyàn fún wa ó dẹ̀ kó dẹ̀ jẹ́ ìjọsìn ni ìjọsìn fún ọlọ́run kí àwẹ̀ rẹ kó wà lè jẹ́ tí ó pé tí ó dẹ̀ ṣàǹfàní fa'amal ma sí àwọn nǹkan tó ń bọ̀ yìí ó dọwọ́ rẹ kó mójútó àwọn nǹkan tó ń bọ̀ yìí àwọn nǹkan tó ń bọ̀ yìí ní jòkó tí ó kọjá mo rántí nọ́kítọ̀ kan ní ẹ̀sìn à ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀tá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀tá àwọn sahaba àwọn àdáùdín islam fil àwọn rawafid àwọn zanadiqa wọ́n ní kanú wọ́n sọ wípé ẹni nípa wípé ọlọ́run ọba ó ń làmọ́lẹ̀ fún wa wípé Ànábì Nuh ọdún mélòó ni wọ́n lò láyé 950 ìkanú àwọn ìkanínú àwọn a ẹ̀rẹ̀ ma ń tẹ̀lé wọn ẹ̀pẹ́ yóò ní àwọn bahimatul an'am tán ma tẹ̀lé yẹn ìgbà bí mo sọ̀rọ̀ ìmúlé láwọn ẹ̀rẹ̀ tí mo ń sin àwọn àgùntàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn èyàn ma ń ní wúrẹ̀ náà nítorí mi ò mọ̀ bí yóò ṣe takọ áyà ọlọ́run áyà Kùránì tó clear tó báyìí wọ́n dẹ̀ ń takò ọ̀dẹ̀ sọ pé ẹ kíni kọlọ mẹ́rin wa ah ó dá ẹ̀rí mi kọ́lá Allah Allah ní 950 years lànẹ́bì náà hùlọ láyé a little look bóòlù sí wá jẹ́ 95 instead of 950 bóòlù sí yọ ọmọ adúgbọ́dún tó yọ kóònù tọ́lọ̀ sọ ọ kàzábọ̀ ọmọ pẹ́lọ̀bà lókùn wọn ni ẹ̀fà ẹ̀dínú eh, kí bẹ́ sí ń ka ọdún gbà bó náà sí ń ka ọdún gbà yóò sọ bẹ́ sí ń ka tó bá sọ bẹ́ sí ń ka náà kò tún ní pé náà ṣe bó sùn méjìlá lóṣù tó bá ní 10 years ní wọ́n kà kò lè pé 950 olè jẹ́ 95 mọ́ báwọn wọ́n náà ẹ̀bẹ̀ẹ̀kọ́ nítorí tó yẹ bí i 10 10 10 lóṣù ni lọ́dí fẹ́ ní pé tó pé jẹ́ 950 so gbà pé 10 10 years ó wà jẹ́ àwígbò ní sí ń sọ náà 10 kìnnúsà bẹ́ẹ̀ bí 10 years ọdún ọdún ọ̀ẹ̀ eh, kí náà ń pè 100 years ó wà jẹ́ 10 years báwọn kò lè jẹ́bẹ̀ because 12 lóṣù àfitóbáyà tó pè áyà lọ́run ní ọ̀rọ̀ Kùránì ọlọ́run láàmúrẹ̀ ní Kùránì pé inna iddata shuhuri inda Allah yawma khalaqa samawati wal ard ithna ashara shahra minha arba'atun hurum ọlọ́run ni èyí nọ́mbà 12 ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tánàbí sọ ẹmà ah, wallahi ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí nínú àwọn tí wọ́n lè jùpájù sẹ́lẹ̀ fánàbà Muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ wípé ìdárọ̀ ayítùmúhù fasúmù wa ìdárọ̀ ayítùmúhù fa aftiru fa in gumma alaykum fakuduru la tó bá ti rí àwẹ̀ yẹn tẹbá ti rí oṣù ìgbà ẹni kẹ́ ìgbàwẹ̀ kìí ṣe tẹbá lo alìhìsábùl falaki àwọn ẹni ànù náà gbẹ̀yìn wọnú ẹ̀sìn òpònú kàwọn sọ wípé ẹ̀ẹ́rẹ́ka ẹ̀ẹ́ kí a lọ sí kí ẹ lo ìmọ̀ geography nínú ẹ̀sì Islam kọ́ á fi takota nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ṣe ìmọ̀ geography tó bá dé tó bá níta nẹ́bì tó bá gbé ta nẹ́bì jù sọ́hun ǹjẹ́ ìmọ̀ geography ta tẹ̀lé lè yún ok jẹ́ for example kan kọ́dùbà ń pé wo in tó kó sí pọ̀gẹ̀ ayàkùn à ń tọ́ta scientist bóòlù ayé ṣe wá into existence Big Bang wọ́n pè kí ní kan ní Big Bang theorem lọ́dọ̀ àwọn Eh, kùfàr ọ̀dàwó nímọ̀ sáyẹ́nsì náà ni ó àwọn tán gbé ìmọ̀ àwọn astronomy náà kalẹ̀ ni ó hátà ìmọ̀ astronomy yẹn àwọn ẹbọ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú pé wọ́n fi wọ́n jọ́sìn fún àwọn stars manifa lọ́wọ́ pìlẹ̀ rẹ̀ náà àwọn onídàálẹ̀ àwọn philosophers ayé gbà yẹn àwọn time àwọn Plato ọwá ní ẹ ṣe tẹ́ bá lo ìmọ̀ ìmọ̀ science. tẹ́ bá ṣe kìní kan ìgbàwo subhanallah ìmọ̀ yẹn wá ń sọ fún wa pé Ọlọ́run kọ́ ló dá sánmà àtilẹ̀ àwọn particles kan move káàkiri jọ kan ni bá ṣe gbọ́ gbóòm gbóòm tó dún báyìí sánmà form, ilẹ̀ form. àpáta fọ́m odò fọ́m ẹ̀yìn èèyàn náà fọ́m ẹwọ́n evolve dọ́wìn wá dé ń tẹ̀ ó ní evolution ẹ̀ evolve ibi tọ́rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ kèfèrí dé chọ́ọ̀tì tí dọ́wìn lọ wọ́n sì stọ́pì láti máa wá chọ́ọ̀tì kódà wọ́n fẹ́ pàǹgbà nítorí romic nítorí kú fún wọn ní heretic ni in ta mọ̀ ní pé ànábì adama nípìnlẹ̀ èèyàn dé ní báyìí àwọn scientists tí wọ́n sọ tán lulú tẹ̀lé wọn lẹ́yìn àwọn sọ pé ara adama kọ́ nípìnlẹ̀ wa a ti wà ní 300 kìnnìkan billion years ago àmọ́ ẹja ni yíngbà yẹn ẹja kọ́ àti <laughs> dín gbogbo yín jẹ́dà wallahi <laughs> wọ́n ní ẹja ní yín gbà yẹn àwọn kò ní ara eku ní gbàtó ẹja ní bọ́ọ̀nà sí máa ń tó àbú ẹja kọ́kọ́ ní gbàtó wáyá díẹ̀díẹ̀ ẹ wá padà di ọ̀bọ ẹ padà di bí ejò bí reptile ẹ̀yìn e, tẹ́gbẹ̀ ní evolution nìyẹn ẹ wá di bí ejò gbàtó wáyá ẹ wá di bí ọ̀bọ ah kẹjú ti dé ejò ẹ̀kọ́dà díbẹ̀ àwọn dinosaur tó ma lọ́wọ́ méjì bájú báyìí àwọn ẹ̀rọ tó ma ń pa fún inú fíìmù dinosaur tó ma ń fò báyìí gbà tó yá bẹ̀rẹ̀ sí àá mẹ́tí ọwá ṣẹlẹ̀ ó wá pa wọn yíò rẹ̀ ń tí ẹ̀ ah, ah. <laughs> mẹ́tí ọṣẹlẹ̀ ó kọ́kọ́ pa wọn yíò rẹ̀ náà àwọn kìníkà wá jáde lára wọn àwọn yíò wá dàbí ẹyẹ wọ́n sọ ìpìlẹ̀ ọmọ ìpìlẹ̀ ọmọ nẹ́bí adámọ̀ làwọn scientists sọ fún ọ yíò àwọn wá dàbí ẹyẹ gbàtán àdìbí ẹyẹ ń kọ́ ah, ah, bẹ́yẹ ni wọ́n ti fò lọ hmm, wọ́n nígbà tó wáyé àwọn ẹyẹ yẹn wọ́n ń lùsì wíg ìyẹ́ wọ́n wá ń bọ́ atẹ́gùn pọ̀ ìyẹ́ wọ́n ń rẹ́ dànù wọ́n wá yọ mọ́zù wọ́n yọgẹ̀ wọ́n wá lè fò máa àwọn náà wá padà àdìbí ọ̀bọ̀ wọn lọ́fìtẹ́fì yẹnú àbálọ́jì tẹ́síbùkù mi ike báyìí lọ́sọ́kọ́ tẹ́lẹ̀ bí ọ̀bọ̀ báyìí bọ̀tọ̀ wọ́n náà wúdẹ̀ àwọn àgbé last person àwọn àlò lèyàn láyé ọ̀bọ̀ lílẹ̀ tọ́gbé síbẹ̀ iná wọ́n àlò lèyàn wọ́n wà dó bá yé tí ẹ̀ ẹnìkẹ́ ti bá mi fàárí ó ní kí ni tẹba tó ẹ̀sẹ̀ bí ọmọdé ọmọ ẹmọ nírù mú láyé ẹni kí ni ẹran tó fọ́nì ẹni ìjọ ọ̀bọ bí <laughs> ó sì ń dìfẹ́ ní pé ọ̀bọ ni wá tẹ́lẹ̀ ọ̀bọ ni wá tẹ́lẹ̀ ọ̀bọ ni wá ṣùgbọ́n scientist wọ́n sọ lè sọ́wà ń torí páwọn sẹ́yìntìtì ti sọ ọwà dẹ ọ̀rọ̀ lọ́ọ̀bá nù ní kí lọ́lọ́ sọfà nù Qur'an wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa Ọlọ́run ni mo fẹ́ dá sórílẹ̀ khalifa èèyàn lọ́lọ́wọ́ bá dá kìí ṣe yẹ tó wá padà ń di èèyàn kìí ń sọ̀bọ kìí ṣe ìgbàtí ẹyẹ yẹn ń di ọ̀bọ lọ sẹ́ wà ń bẹ́ gbà tó di reptile tó wá di ẹyẹ tẹ́ ìyẹ́ wá yọ kìníkà kìníkà igbáwo sẹ́mọ́ tó ma ń sọ ni wọ́n ni kí lẹ́mọ̀ tí ọrùn jìráfù fi gùn Lamarck Lamarck tí ọrẹ̀ mìíràn àbí wọ́n ni adaptation wọ́n nígbà ìyàn mú ní animal kingdom kò sóúnjẹ jìráfù yẹn wá ní ó wá fẹ́ jẹ oúnjẹ wá wà lórí ń yọ ó ó ń yọ fíìmù ti fáwọn ẹ̀ lórí títí adapto ó kọ̀dà wá adapt mọ́ so dé wípé àdẹ́wọ́n pé kíníkà ní kínákè eh, tó bá tó ẹ́ eh? no use and misuse ni ẹ so ó nídìí àti use ẹ̀ lọ́wọ́ rẹ̀ fi gùn báyẹn ṣe tí ò bá nídìí ó máa yọ so látara bẹ́ẹ̀ so wọ́n ní ẹ eh, in tó àṣẹlẹ̀ ní pé àwọn ọmọ rẹ̀ náà hereditary àwọn ọmọ náà wọ́n rẹ́kẹ́ gbogbo ọmọ giraffe dé ní báyìí ọrùn wọn gùn ní àfá ọlọ́bá dá giraffe lẹ́yìn tó wọ́n rẹ̀ gùn ní náà wọ́n ní ejò wọ́n máa ń rìn bí ewúrẹ́ báyìí ni bí ẹ̀rẹ́ báyìí náà ṣe rí ìgbà tí ó wá sóúnjẹ mọ́ ní àbíkínà ló sí àwọn kíní dọ̀wọ́ kẹsàdé disease lè yún àbí ìgbà tó wá di pé wọ́n ní láti máa wọ́n fẹ́ mọ́ wọnú àpáta Hmm. Hmm. Hmm. Allahu Akbar. Nígbà tó wáyá àwọn ẹran ẹ̀ eh, tánpẹ̀ léjò wọn wá wọnú àpáta wọn wá rìn mọ́. Gbàtán àti wá nídìí ẹsẹ̀ mọ́ ẹsẹ̀ wá ń lọ. Ẹsẹ̀ wá ń lọ. Àwọn náà ti rin, wọ́n gùn, wọ́n ti rin, wọ́n gùn. Wọ́n sì ní. Mò ń ń sọ̀rọ̀ fún ọmọ ẹ̀ Ike so tó bá takọ̀ ẹ̀sìn Islam lójú ẹsẹ̀ làwó gbàdànù lójú ẹsẹ̀ mọ́ rántí clearly ní school àti ẹ̀wọ̀n school ọ̀gá wá ń sọ nínú lecture theater. ìyẹn ní Ìlọrin ẹ pé àtúntọ̀ pé so the head is not moving ah àwọn tó àlẹ́gbẹ̀ẹ́ tèmi mi sọ fún the head is not moving o lójú inú wà láì see this thing is very wrong bẹ̀rẹ̀ tó parí ẹ̀wù àwọn tó jẹ́ mùsùlùmí tó lè gbọ́rọ̀ sí mílẹ̀ núbẹ̀ ẹwà ẹwà ẹwà this thing is wrong it is against Islam the earth is fixed and stationary geocentric ni kìí ṣe ipé oòrùn ló wá mú ipé oòrùn ló move sí bí wọ́n náà rí náà pọ́nrùn wà mẹ́rin láàrọ̀ ó sì débẹ̀ ọ̀rọ̀ lẹ́ tó bá jẹ́ ló move ni ní 340,000 meter per second gbogbo ọmọ ìdànù báyìí ni a ti dànù sí space torí nǹkan tó ń circulate tó dẹ̀ ń translate kò sí yóò mọ̀ gbáadà ní gbágbágbá bọ̀bí tí mọ́ṣíláṣí wá wà lánàá náà ní ibi tó wà lé ní náà ní so move ẹ ma fi ok ṣe n kò mọ̀ move ma lára ẹ ní ma tó bá wà ní aeroplane aeroplane move àbí o move o ma bó ma ah ọ ti ẹ ma gbọ́n ti ẹ ní kọ aeroplane bá ẹ tó bá ti wọ plane tó bá kọ́ sáré lọ bọ̀ tó bá kọ́ gbé orí sókè báyìí tẹ́sẹ̀ bẹ́ẹ̀ jù bá kó lẹ̀ ọmọ pọ̀ kó lẹ̀ wallahi ọmọ ó ní bí o ṣe fi bí pé ara yóò ah <laughs> kò ṣe sí ìmọ̀ ìṣẹ́ sàlágà ara yóò ṣe bá kankan ah ah, ah ah like tó ẹgbẹ̀rẹ̀ yóò gbọ́fẹ́ jábọ́ gẹ̀mí ah wow kí ni gbogbo ilé náà wọ́n ní sọ fún pé kí ni you move mo wá wà lórílẹ̀ ayé láti jọ́ ẹ̀ ẹwà láyé yẹn move kò mọ́ move ó tún wá ń rotate ó tún spin around its axis ó tún wọ́n rotate around the, around the heart as a whole ṣùf hádà eh around the earth and around the sun so òun ní pé gbogbo tí sáyẹ́nsì bá mú wá òǹkọ́ lè yíó gbà àwọn onímọ̀ so gbogbo táwọn onísáyẹ́nsì bá mú wá òǹkọ́ lásọ pé ah kí ni scientists have said it scientists said this is it now even Imam Ahmad sọkínẹ́kà rahimahullah imam ahmad ní ti oníbídà bá oni oníbídà ilé yíò tó jẹ́ musulmi o tó níbídà bá sọ ọ̀rọ̀ kan tó bá wá fákọ̀ súnnà súnnà làwó tẹ̀lé kódà ní tẹ̀lé o súnnà gangan làwó tẹ̀lé kí pàwà sọ pé à ah, oníbídà ló sọ tí wá fákọ̀ sọ oníbídà ní wà fi tẹ̀lé súnnà láyé tó tákù fáàrù bá sọ̀rọ̀ áyà kùránì ti sọ rẹ̀ di tán bá sọ ẹ́ kí ní kan ọ̀rọ̀ yìí ó confirm pẹ̀lú science ẹ̀ wọ́n káàbọ̀ èmi ti gbàgbọ́ kí science tó dé ń tèmi ṣe báyìí àbí ṣùgbọ́n fi yẹn yẹn ọ̀rọ̀ àwọn tó ma ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ kí ní èdè ní sẹ́ni tó ń sàwọn ẹni pé ẹmú tó àmọ́sẹ̀ sáwọn ọmọ yìí ni àwọn ọmọ àwọn tó ń tẹ̀lé ọkùnrin tí ma ń mọ́jọ́ àwẹ̀ kalẹ̀ ojo ni wọ́n wọ́n ya ojo bí kódẹ̀ tún rẹ̀ lómi fámílì tí fámílì tí fámílì ojo ni wọ́n wọ́n látọkọ ìyàwó ọgbọ̀n ojo hẹ́ẹ̀mọ́ fapá jánú lẹ́gbẹ̀ẹ́bì kan ẹ bọ́ sínú ibi náà kùlhátù burhanakum in kuntum sadiqin ìkan wà nù wọn tó ti wá sọ̀sọ̀kúsọ ń bí rí ó padà ó padà ó padà bẹ̀bẹ̀ lọ́lé ni ẹ̀mọ́ àkódà ẹ̀mọ́ bìnà àyín tí a mọ́ yíò gini kan tó bá dọ̀lá a ní àwọn ẹ̀rí intẹ́dì yín sọ kó wá lọ́la ni sahabi annabi lọ́mọ́wàá dẹ̀ndẹ̀ wọ́n lẹ́tọ́ máa fi bàbá yẹn dẹ̀ndẹ̀ wùrẹ̀ ah ẹ̀yọ́n tó fi dẹ̀ndẹ̀ wùrẹ̀ ní òpónú ah wọ́n ní sàábẹ̀ níbi dẹ̀ndẹ̀ wùrẹ̀ ní wọ́n mú ẹ̀rí ibi tí wọ́n máa jẹ́ dẹ̀ndẹ̀ wùrẹ̀ sórí Kùránì dùn ara tó bá ikú bí orí pé Ọlọ́run bá wá specifically praise àwọn sàábẹ̀ ànẹ́bì ní Kùránì àwọn tọ́lọ̀ bá specifically Ọlọ́run tó nímọ̀ ní sánmà lókè sánmà fa tó specifically dákọ wọn pé àwọn sàábẹ̀ ànẹ́bì radiyallahu anhum wa radu anhum bíbẹ̀ tí ìmọ̀ sọ fọ́lọ̀gbà ọlọ́wọ̀ tí ẹ̀mọ̀ díẹ̀dẹ̀ ogun láwọn tó ń pèsè yìí ọ̀n lálà sí àwọn sàhábí ànábì ikú wọn gọ́ wọn rìndìn ìgbàwo wọn fi kí nìkan àwọn bẹ́sì jẹ́ àwọn sàhábí náà nù àwọn náà nù oníkòsí tẹ́pì ní al-mubashiruna bil janna tánàbí specifically sọ pé lábájá ọmọ aljanna oníkòsí tẹ́pì bẹ́ àwọn tó kí wọ́n ìkín jáwọ́ kò níbi ìjọsìn fún Ọlọ́run ọba nìkan ṣoṣo ó ní kò sí tánpẹ̀ ní dajjal kò sí tánpẹ̀ ní kílánpẹ̀ Yájúj àti Májúj kò sí tánpẹ̀ ní nùzúlù Ìsá gbogbo nǹkan ní ìràntakùnù nínú Islam ẹ̀rídà dalili ẹ̀dà nínú kan ìgbàwo agidi ó so ló jẹ́ kí àwọn èèyàn onífẹ̀ẹ́nu ni wọ́n tó bá di yọmọ̀lì kìyàmà ìwé lè excuse olófẹ́ present níwájú Ọlọ́run orí òdodo ọdẹ̀ fílẹ̀ ọ wà lọ jòkó sí kọ́nà kan ọmọ fapá jánú ìjòkó àwọn obìnrin bí ìjòkó àwọn olóbìnrin lé tẹ́kà kẹsẹ̀ kalẹ̀ jẹ́mọ̀ ah, àwọn irú tí a mọ́ sọ̀rọ̀ orí àwọn àfáàyẹ an bí Allah subhanahu wa ta'ala kú sọ́wọ́ so àwọn nìkọ́ tó bí márùn náà fẹ́ mẹ́ṣẹ̀ fún wọn bí ma ti mẹ́ṣẹ̀ mú díẹ̀ ń bẹ̀ á tẹ̀síwájú lọ́la insha Allah so ní pé hafidun ala so kó lè bá jẹ́ pé àwẹ̀ rẹ kó lè bá jẹ́ tí ó ṣàǹfàní fún ọwọ́ àkọ́kọ́ mójútó ìrun fàmínà sọ ìmínà man yuhmiluna sọ́lá eh in bẹnu àwọn gbàwẹ̀gbàwẹ̀ tí wọ́n ma ń fi ìrun tó ma fi ń wọ́lẹ̀ wọn ò ní kí ìrun wàhíyà imaduddin ìrun yẹn dẹ̀ ní òpó foundation pílà ẹ̀sìn tó gbé ẹ̀sìn dúró wàtàrùkù ha mínà likúfùrì ìgbé ìrun yẹn jùlẹ̀ ìṣe kìfèrí pẹ̀lú ọlọ́run ni o àwẹ̀ ní ń bọ̀ ìwò yìí kí ń kí ìrun eh mójútó ìrun àsìkò rẹ̀ sí ní kọmọ kí nínú mọ́ṣálásí ẹkẹ́jì hafiz alasọ́mi ramadan afon hafiz alasọ́mi ramadan wa awid auladaka sauma mata atawuhu mọ́ta àtọ̀kúhù wá mójútó àwẹ̀ Ramadan wá jẹ́ kí àwọn ọmọ rẹ̀ ẹ́ sí wọ́n lẹ́ni tí ó ma jẹ́ ká ma gba àwẹ̀ bá ṣe mọ́ sí àmọ́ àgbàdá ilá àgbàdí 10 o'clock àgbàdí 9 ọkọ̀ ma fi bẹ̀rẹ̀ ka ọ ń gbáwẹ̀ lé ní àbí gbà ọlọ́tọ̀ jáwẹ̀ 8 ẹ̀hẹ́ next 10 days of Ramadan ọ tún gbà dìkini 9 gbà tó bá last 10 days wọ́n náà ti ń gbà wọ́ kíni 10 ọdún tí ń bọ̀ wà ó ma gbà tó bá yá 2 4 gbàtí bá mọ̀ fílá yìí ti gba full day kódà mọ̀ mí wàláì àti lẹ́gẹ́nì ti mọ̀ gba full day kò sí ní jẹun like kò ní jẹun sincerely kò ní lọ yómi mún kọ́nà <laughs> inshallah ṣe bá yà bí so ẹmọ ẹ̀yìn tó má ti ń lágbára rẹ̀ ẹjí kọmọ gbá ẹmọ àwọ́dà wọn wáhàdàrí iftar fihi duna rudur ẹ sọ́ra fún ìmọ̀ jẹ lọ́sàn amdan falihi alqada wa tawbah ẹni tó bá ilé mọ́mọ̀ jáwẹ̀ ìjọ kan ó gbùdọ̀ sanjọ́ ìpadà pẹ̀lú tawọ́bá sí ni ẹlẹ́kẹta kún husnal akhlaq ẹjẹ́ tí ó ní ẹ̀kọ́ wahdharil kufur wa sabbadin ẹ ṣọ́ra fún kúfùrù àti mọ́ bú ẹ̀sìn kí ní ẹ̀ ti pọ̀ gẹ́ ẹlòmí wípé àfin mo dẹ̀ sọ pé iris tí mo fi mọ́mọ́ specifically mention rẹ̀ ní pé mo pàmọ̀ yóò ti gbọ́nù gbóhun tẹ́lù mi ó ti fi rẹ́rin kò nímọ̀ pé o ti fi kú fún rẹ́rin tán pé ọlọ́ọ̀bá gan à kí kò sẹ́ni tí wọ́n kí ń dáùtù ó fi sọ pé ẹni tó bá fẹ́sẹ̀ kan láyé wọn kọ́ khalifa qalu أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبه بحمدك ونقدس لك كلا الله وصف قال إني أعلم ما لا تعلمون منما قانتما ìtúbẹ̀ nígbà màláíkà àwọn ń sọ fún ọlọ́wọ́ bá ṣùgbọ́n ah ṣe ẹ̀dà síbẹ̀ in tọ́kùnrin àwọn rífà sí ni táwọn apá kanú àmọ̀fàsírùn sọ ipá àwọn ẹ̀dà kan wà wọ́n sọ pà sáwọn ènìyàn ní máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá ní mo mọ̀ tẹ́yìn òtún mẹ́ ẹmọ náà sì pé Ọlọ́run ò ṣe náà fi pé wọ́n máa ṣe sáfùkù dìmá o sáwọn ènìyàn ní máa ṣe sáfùkù dìmá báyìí sáwọn ènìyàn ní máa ṣe báyìí tó Ọlọ́run sọ fún ẹ pé ogun tó ń fẹ́ dání sáwọn ènìyàn ní máa ṣe báyìí sáwọn ènìyàn ní máa ṣe báyìí Ọlọ́run ni ó dá ẹsà mọ̀ wùmí èmi mọ̀ tẹ́yìn ò mọ̀ ṣe dáútù lẹ́yìn òní ọlọ́run wà allama adam al'asma'a kullaha thumma aradahum ala al-mala'ika faqala anbi'uni bi asma'i ha'ula'i in kuntum ta'lamun qalu subhanak ma la ilma lana illa ma 'allamtana àwọn ní mímọ̀ ọlọ́run ọba kò sí àárá o àwọn onímọ̀ tó bá kọ́ wá ní ẹwùn kàbáyìí ṣe báyìí àbí hátà láàrin àwa èèyàn gẹ́gẹ́ fúnra wa irú ọ̀rùn kan báyìí máa ń ṣẹlẹ̀ tí ń pà nǹkan báyìí tí sọ̀rọ̀ ẹmọ́ wọ̀rí èmi mọ́ kí ní kẹta yóò máa ẹwà Nabi Yakub alayhi salam wa alamu minallahi ma la ta'lamun nígbà tó yá tí wọ́n ń sọ wípé àwọn gbóhun Yusuf ìgbà tán máa sọ Yusuf kí náà sọ wọ́n nípa tó ti padà sínú ohun tí ma ń ṣe orí ayẹyẹn ṣe báyìí àbí gbàtán mú dé tán fi aṣọ yẹn sójú Yakub tó jú wọ́n lá faritadda basira wọ́n ni ṣe mi sọ fún yín pé mo nímọ̀ kan lọ́dọ̀ Ọlọ́run tẹ́yìn so dole Yusuf ò ní kú àfi tí kí ní ẹ̀bá ṣẹlẹ̀ because ogun yatul ambiya iwahiyun bọ̀ bàbá mọ̀ àwọn mọ̀ mẹ́ so bó game ten play yẹn ah, ah bàbá ti mọ́ gbẹ̀ pé ah ẹ má worry because kí ní kẹtùwà tọ́lọ̀ ti ní ó ṣẹlẹ̀ yóò sele kò dẹ̀ tí ṣẹlẹ̀ àbí ẹ wo ìgbàgbọ́ tó ní agbára Ọlọ́run Ọba ẹ wá ni. nígbàgbọ́ lọ́dọ̀ àwọn ẹni yìí nítorí pé eh, dàjálè ìdé ẹni kò sí tẹ́pẹ́ ní dàjálè àwọ àwa ní ìgbàgbọ́ pọ́nbélé bí ànábì Yusuf ṣe ní ìgbàgbọ́ tó nírinlẹ̀ nínú Ọlọ́run pé tó ń ti pé wọ́n sọ fún ọkọ́ ọmọ wọn ti kú ẹ̀ ló rọ́bà yìí má igbá àwọ àbániwà alamu minallahi ma la ta'lamun bẹ́ẹ̀ làwà onísúnà sọ fílé nípa gíní ìkan sọ pé ìbúlẹ̀ tí ẹgídà jẹ́ alìmọ́ gbogbo ayé GPS gbogbo ẹni GPS ti rí Google Maps fún gbogbo ẹ̀ àwọn ìbò ti kó satellite bámú sí space satellite yẹn wọ everywhere so gbogbo ní Yájùj àti Májùj wá wà tán sí pọ̀ tó bá ń tàà sí rí wọn kí làwó sọ fún wọn wa a'lamu minallahi ma la ta'lamun àwa nímọ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba kan tẹ́yìn ò ní a ní ìgbàgbọ́ kan ní Ọlọ́run ọba tẹ́yìn ò ní ìgbàgbọ́ lẹ́yìn ò ní sí satellite yìí ń rí sọ́rọ̀ àwọn details gbogbo ti ṣẹlẹ̀ ní ayé ni satellite ok satellite bó ti wáyé àkùyà tó ń sọ́mọ̀lá so ṣe sátẹ́láìtì ẹ mọ́ ọ̀lá kó mọ́ lánàá wọn tó náà yẹn fi kú fún wọn mú báyìí wọ́n tọ́lọ mọ́ ń wọ àwọn scientific kìníkà kìníkà tọ́kà máa kó gbọ́ ìgbìmì sórí yínbọ̀dọ̀ ní tẹ̀míìzì wọ́n kọ́ gbọ́ àkídà àkídà lọ́dún láti gbọ́yé tó bá ní tó science in tó dáa ní kò sí tó ṣe kí èyàn study science èyàn náà èyàn study ẹ̀dàdà ìtẹ́yàn náà ṣe náà nìyẹn àbítẹ́yàn náà tàkọ́ sọ́sọ́ sí òun náà lè fi mọ́gbọ́ àwọn àsìlẹ̀ ọkọ́ tán pa ibẹ̀ ló sì mọ̀ pé ẹ́ eh, ọ̀gbọ́ ilé ìtakò believe tèmi o àfáàmà mention fáídà kan bẹ̀rùn masala kan bẹ̀rùn ọ̀rọ̀ big bang tẹ́ sọ lẹ́ẹ̀kan àti evolution yẹn mo tó wá mọ̀ pé àṣẹ nínú ẹ̀sìn Islam tí ma fẹ́ sẹ̀ ìzámù ńkọ́ kí lè mi ó kọ síbẹ̀ níkà kọ síbẹ̀ pé wà kọ́lákọ̀láwọ̀ ẹ́ àwọn sorry gbé fún yíò kà fún ọ bẹ́ pé mọ́bùn yìí ọkọ̀ sínú ẹ̀sámù kọ pé ń tẹ́ sọ ní ẹgbà nǹkan gbogbo yín according to you call olóyẹ you call yẹkúlù sùfà àbí ẹ́ you call ohun tẹ̀kìdìrù kan nù rẹ̀ olójáwọn òpònú náà sọ olójáwọn kèfèrí olójáwọn heretics you call innahu kíníkà kíníkà ní dẹ̀mẹ̀ bá láìfì lọ believe ayé wà fixed ayé ò move bóò ní sí pàwó fún apẹ̀lú tí ojú wá ń rí gẹ́nẹ́ ọlọ́ni wà jìbálà àwùtádá ọlọ́ni wà jìbálà fi hàrọ̀ wá sí yà an tẹ̀mí dàbíkùn ayé allá tẹ̀mí dàbíkùn ọlọ́ni mo wá fi àwọn àpáta mo fi mú ilẹ̀ bó kí lẹ̀yẹ ẹ̀yìn ò tí ẹ̀ mí ẹ̀ nílẹ̀yẹ yìí ó ní tí wọ́n yí ìtẹ̀kùlọ́ ẹ kìní kan so dí tó pé ẹwò bí tẹ́tì pé ayé yẹn yí o ní pé tẹbá rí horizon ẹ pé ibẹ̀ ló ti lọ sákù báyìí ló ti wọlẹ̀ báyìí ìgbàwo dípá àwọn kan sọ láìpẹ́ pé àwọn ti débi táyé parí sí ah, this is the end of the world wọ́n ni sẹ́rí yóò tó kù báyìí o bí gáàsì nìkan ni ẹ wọnú gáàsì náà ká wò wọnú ẹ̀wò <laughs> kọmọ ẹ́ tàbí ọkọ̀mọ̀ tàbí paris ọlọ́ọ̀bá ní kalùmọ̀ bí ti pẹ́ ibi báyìí gẹ́gẹ́ paris kò sẹ́nìkan tó mọ̀ ẹ̀sì tí wọ́n láti mọ̀ lájọ ẹ̀ mọ́ àwọn ìmọ̀ tọ́lọ́wọ̀n bá pamọ́ so kókó ni wípé a sábùdín ìbú ẹ̀sìn àwọn olùmí mọ́ ń sọ lé ní mùsùlùmí ni wọ́n gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀sìn náà lọ́kú dálẹ̀ àmì òní àti jẹ́ Yorùbá ká tó jẹ́ Mùsùlùmí rí Islamu náà ló dé àti dé ìkẹ́tẹ̀ ń làmílẹ̀ jò ní Islamu kà dé ká kó wa lẹ́rú ni Mùsùlùmí ni mí o ó sì ní Islamu wa kó wa lẹ́rú ni gbogbo values wa Islamu sì gba gbogbo ẹ̀ gbogbo values wa gbogbo àwọn ìkẹta mọ́ sí ẹbọ náà ni values wa tán sọ yífa ẹbọ Ògún òsàsàn gbogbo ẹ̀ báyìí báyìí so sabudin kásọ́ra ẹ̀sìn ó wá tún wá ṣe ní a wallahi ẹ̀sìn wá tún wá ṣe ní but dí tó pé a ti yà láì mọ̀kan àìkín kànkan ṣe tó wá ma ń stọ́dì gan gbogbo tí èèyàn ma ń sọ bí àwọn lectures yóò ma easy àti gbọ́yí because àwọn ọ̀rọ̀ tó wà like ẹni tí ò intellectual ní gbọ́yí kàn mọ̀ pé kí reality ni pé èèyàn tó bá stọ́dì past tó bá time tán fi tí ó Islam ń rúlu ayé wo báyí ṣe rí gbẹ̀yàn compare sísìn peace àláfíà lágbára gbà yẹ̀kẹ́ gbà táwọn kò fárúdé táwọn gba agbára ló di pé dagbùn kan rú lọ sí àwọn wẹ́pọ̀nù burúkú Sheikh Rabi sọ kíní ẹ̀ pé ẹ̀yin kẹfẹ̀ rí tàṣọ kíní sí ta ló ń sí àwọn wẹ́pọ̀nù tí ń ba ẹjẹ́ ẹwọ nuclear point wọ́n ń ṣe àwọn nuclear program tó ní agbára ta ló ti lórí sẹ́sàn kẹfẹ̀ rí náà ni wọ́n lónìí ah sẹ́sàn náà ni wọ́n lónìí ẹwù kí ẹ́sì ìran bọ́m̀bù láti ẹwù àti bí US náà ti command bọ́ ó sì wá sí Nigeria bíbí wọ́n boast pẹ̀lú wípé àwọn láwọn bombs kan ó lè empty gbogbo a whole Nigeria yóò sì kó lórí map a whole country pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àti building àti everything yóò dẹ̀ empty dé pé wà ní ọtí wọ́n boast pé àwọn láwọn bombs kan àti pa gbogbo ayé rẹ̀ ló tó bá ti wọ́n gbé káyé ti ẹ̀ sí pé àwọn òtẹ̀fẹ́ káyé exist ma àwọn kàn tàn bombs yẹn ni boom ju àwọn onífẹ́ sí ibẹ́ nítorí ìbáwọn èèyàn ẹ̀rẹ́yìn sí ibẹ́ náà ń kọ̀ntú àwọn èèyàn ni tẹbá payé rẹ̀ tàlẹ́ àìmọ̀ kọ̀ntú bá rẹ̀mọ́ sí ìbáyìn àbí so kókó ní pé a sábùdín kàkàjìnà sí wàsú olùmọ̀ àmọ́lá ti máa nà ká sọ́ra fún ìbáṣepọ̀ burúkú pẹ̀lú àwọn èèyàn mọ̀tẹ́jẹm bí síyámìkà kọ́ mọ́ sọ pé ẹni tó gbọ́ mọ̀ ń gbàwẹ̀ ni gbọ́ mọ̀ ń gbàwẹ̀ ni mọ̀ ń gbàwẹ̀ ni ah ẹ̀sọ́ ẹ̀sì Islam yìí gan nínú example sábùdín ẹ̀sì àwẹ̀ ó ní ọ̀tá àyẹ̀mọ́ ń sọ ń gbà rọ̀mọ̀tọ́ káwọn èèyàn sọ́ra àgbà Ramadan tán wọ́n ní sí tù ṣàwà níbẹ̀ ọ́dá ìgbàtọ́lọ́mọ̀ pé 26 ní kò ṣe sọ fún wa wọ́n lè yí mọ́ sọ́bẹ̀ bá ìgbàtọ́lọ́mọ̀ pé 36 ọ́ sọ fún àrí 36 ní ti pọkànpọ̀ sọ nǹkan ti Se kèfèrí gbẹ̀yìn ṣẹ́gẹ́ jẹ́ sọ kíníkà fún ìtẹ́mọ̀ nípa Islam ni pé o easy láti kó ní Islam tó bá ti study nípa nǹkan tó mọ́ gbé ẹ̀kọ́ ní Islam nínú òun fi ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ́ nìyẹn náà òun sọ fọ́lọ́ọ̀bá pé àgbàtọ́tọ̀ pé 36 ni ọ́ sọ fún akáyẹ̀mọ́ gbàrùkámọ́ fi ṣe skit nínú ọ̀sán Ramadan kama Ah, ah àwẹ̀ yìí àyíní kankan ti dá orísìí àwọn slangs ilẹ̀ lórí àwẹ̀ àwùjọ kí ẹn gbà kí ẹn wà ní mọ́sálásí kí ẹn mọ́ka Kùránì kí ẹ bẹ̀rù ọlọ́mọba sáàrọ̀ inú yóò tó wá torí ẹ̀dì kìfìrí àtàrà àwọn ẹlẹ́dùn yóò tó wá fi kúrò ní Islam gbogbo tó bá ti ń sọ náà fa innaka sawfa tabki indọ̀ hekita àfọ́lórin ni mọ́ rẹ̀ rí pẹ̀lú àwọn òpònú èèyàn o ó padà sunkún tó rẹ̀rin o

kìkín fa ìbínú lítọ́ àmà kára tó láti gbáwọ́ kàmà kára ẹni ọ̀rọ̀ alẹ́dẹ̀ hadaro minhu rasul sallallahu alaihi lè tí a nábi kọ fún wa sallallahu to a mú àwọn àdíkẹ wa ní ọ̀la insha